الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته آياتي يا شيء على إبن فرانيانا أونيني يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد ọlọ́run ni kí باتا kí èyí pátápátá èyí lẹ́jẹ́ al-fuqara ẹ̀yin ni ẹni bukata sí ọlọ́wọ́ ba subhanahu wa ta'ala wallahu huwa al yulhamid amma allahu ọba tó ni ọba tí ọpẹ́ dẹ̀ sí ni ọlọ́wọ́ tẹ̀síwájú pé in yasha yudhhibukum wa ti bi halikin jadid tó bá wọ́lọ́wọ́ ba ni yóò pa gbogbo yẹ́rẹ́ yóò dẹ̀ àwọn tuntun wa ma ala aziz ilé yóò dẹ̀ jẹ́ nǹkan ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala so àwọn yayi ni irú àwọn nǹkan tí a ṣe ara ìlànà na èyí tí ẹkàn sáré tún ṣe ara ìlànà yìí onáà ni kí ni túnmọ̀ àtọ̀ọ̀gótù gan a ti sọ̀rọ̀ díẹ̀ nípa àtọ̀ọ̀gótù bàbá ní pé àtọ̀ọ̀gótù fi lọ́gọ́tì mọ̀ṣtákùn mínà ọ̀nà níbi ìkọjáàlà wa huwa mujawazatul haddi ọ̀nà ni kíyàn kọjáàlà wa mujawazatul haqqi ila al-batil oní kíyàn kọjáàlà òdodo kíyàn bọ́ sí bí ìbàjẹ́ wa mujawazatul imani ila al-kufr bí kíyàn kọjáàlà ìnígbàgbọ́ kíyàn bọ́ sí bí ìjẹ́kèfèrí àti nǹkan tó wa kullu taghutin fa huwa kafirun bila shakki gbogbo tó bá ti lè pè ní pé kíní yóò tọ̀gútù ni a kúfùrù ní kíní ẹ̀ gẹngẹ kúfùrù ni àbí kèfèrí ní in tó bá ti lè ṣe wáṣífù rẹ̀ pẹ̀lú pé tọ̀gútù ni kódà kó فكل ما عبد من دون الله ورضي بالعبادة من معبود أو متبوع أو مطاع في غير, الله في غير طاعة الله ورسوله فمن فعل ذلك فهو طاغوت wọ́n nínú ẹni kébí èyàn tí bí pé kí ọmọ jọ́sìn fún yà báyìí kó wáyé ní sí ìjọsìn yẹ àbí ká máa tẹ̀lé ní nǹkan níbi tó takò àṣẹ Ọlọ́run Ọba òun náà mọ̀ pé kí ní ìtakò àṣẹ Ọlọ́run Ọba ó wá yọ́nú sí ìtẹ̀lé tí àwọn èèyàn ń tẹ̀lé yẹn bẹ́ ṣe ń fọ́lù rẹ̀ yẹn lórí nǹkan tó takùtọ̀ lọ́wọ́ bá ti tànàbí yẹn sallallahu alaihi wasallam irú ẹni bẹ́ nǹkan tọ̀gùtù ni kò sí iye méjì bẹ́ ẹni yìí ó mọ̀ pé àwọn èèyàn ti ń jọ́sìn fún mi ẹni yìí mọ̀ pé táwọn yẹn bá rí mi wọ́n mú mi gẹ́gẹ́ bí ọlọ́run kékeré ni ila ibadati ghayrillah àkọ́kọ́ nínú àwọn tawagit òun náà ni àṣeyìtọ́n èṣù tó ń pè àwọn èèyàn lọ sí ibi kama jọ́sìn fún ẹlùmílẹ̀ Allah so a lè pé ṣeyìtọ́nù ní tawagit bẹ́ẹ̀ni because in tó ń dùnmọ́ ṣeyìtọ́nù ní tí ṣeyìtọ́nù ń fẹ́ ni wípé kó rí wípé àwọn èèyàn tẹ̀lé àṣẹ so ó fẹ́ bí pé èèyàn tó fẹ́ kọ so nítorí díẹ̀ yẹn kọ́ èyàn lè pè ní atorut ni ọlọ́fi ń sọ nínú Qur'an nínú suratu Yasin bí tó bá ti di yamal kiyama Ọlọ́hun mọ̀ sọ fáwọn yà pé alam ahad ilaykum ya bani adam ṣe mi báyín sọ́rọ̀ ṣe mi sọ fún yín ni èyàn ma nabi adam allah ta'budu shaitan ikẹ́kẹ́ má jọ́sìn fún a shaitan ẹwọ̀kan Ọlọ́hun pé ìmọ̀ tẹ̀lé shaitan ní ìjọ́sìn fún so àwọn tọ́kọ̀ wọn bá lẹ́tọ̀ sí ní ọlọ́wọ́ kọ́kọ́ sọ fún wọn pé ṣé mi sọ fún yín ni ṣé mi sọ fún yín ni ìgbàtẹ̀ wà láyé ṣèbẹ̀ ráwọn àlàyé gbọ́ ṣe wá tẹ̀lé ni innahu lakum aduwwun mubin ọlọ́run mo jẹ́ oyé yín pé ọ̀tá yín tó fojú hàn ni because ọ̀tá wa ni ọ̀tá ọlọ́wọ́ bá ni ọ̀tá ìsìn ọlọ́wọ́ bá ni ọ̀tá nabi wa muhammad wasallam wà ní ìrùdó ni ọlọ́run ní ṣe mi sọ fún ibi kí a mọ́ jọ́sẹ̀ fún mi ní hadha sirati mustaqim hadha siratun mustaqimun ilé gangan ni ojú ọ̀nà tí ó dúó dédé so a ẹ̀rí ni ẹ pé a ṣeitọ́nu a tọ̀gútù ni because in tó ń fẹ́ ni káwọn yẹ mọ́ lómi dẹ́yìn Allah àbí alhakimul ja'iru almughayyirul ahkamillah afwan alhakimul ja'iru almughayyirul ahkamillah òun ni ẹlẹ́kejì nínú àwọn tọ̀gútì ni olórí tó ṣe kí ni tó jẹ́ tyrant obìlẹ̀jẹ́ tó wá ń yí àwọn òfin Ọlọ́run bá padà ó mọ̀ pọ́lọ̀ bá ní kí ní yóò dá yóò sì mọ́mọ̀ ipé ara ó dá yóò sì change e fún àwọn èèyàn àbọ̀ ìwé kí ní ìdá yóò sì ní yóò dá so irú èyàn báyìí lọ́lọ́ fi sọ́nà Kùránì pé alam tara ila alladhina yaz'umuna ọlọ́ ni sóòrò àwọn tó ṣe pé wọ́n rò annahum amanu bima unzila ilayka tí wọ́n rò pàwọn nígbàgbọ́ nínú nǹkan tọ́lọ bá sọ̀kalẹ̀ fún wọ́n wá ṣe yuriduna lọ sọ́dọ̀ taghut wọ́n fẹ́ ma gbẹ́jọ lọ síbi òfin míì

tó jìnà gan ilé ìbẹ̀ nínú suratu an-nisa wà ní bí fasamma Allahu jalla sha'nuhu man yahkum bi ghayri ma anzala Allah a ala nabiyhi sallallahu alaihi wasallam pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní òun وهذا إذا كان من يحكم بغير ما أنزل الله كافرا جائرا كأن يكون واقعا واقعا في الناقد الرابع من نواقد الإسلام ìbáṣe tó bá ń jásí tó bá ń lo ìdájọ́ mi tẹ́tọ̀ sí ìdájọ́ ọlọ́run ọba tó sì gbàgbé kí ní ó yẹ kí ẹmà lólótọ́ ìwọ̀n ní báyìí kọ́ o kèfèrí ni o olùtayọ àlà ni o gẹ́gẹ́ bó ṣe níbi àwọn nàwákìdùl islam ti kà ah so <clears throat> tẹ́ni ẹ̀dẹ̀ kó sí ètò ṣe pé kí ni o mọ̀ ń gbé ẹgbẹ́ dẹ́kùn nínú ẹ̀sìn ẹn pé a ṣe tẹ̀fṣílù ń gbà pé ọ̀tọ̀ ni ẹ̀ tó ń lo òfin ìmí ní dẹ́yìn òfin ọlọ́wọ́ bá àmọ́ òun náà mọ̀ pé ó gbà pófin yóò dá kò yẹ ká mọ̀ ló àmọ́ wá ń lò látara ìfẹ́ ẹnu ni àmọ́ tó kàn fi ń gbádùn àkíyànsí kó mọ̀ kí n kó òun náà gbà kó dáa irú ẹni báyìí kọ kúfù náà ló kó sí o àmọ́ kúfù ó ń dúnà kúfù ní àmúyẹ̀ tó ń lo òfin mi tó sì gbà kófin yìí dá kódà kó bá mọ́ lò ó kẹgbà ní ọkàn rẹ̀ so wọ́n ni pé amma liman hakama bi ghayri ma anzala Allah okay èèyàn tó bá wà lábẹ́ ìjọba tán ti ń الذي لا الذي يحل ما حرم الله يحل ما حرم الله ويحرم ما احل الله òfin tó ṣe pé in tó lọ bá ṣe ní haram ó ṣe ní halal in tó lọ bá ṣe ní halal ó ṣe ní haram ìwọ tó bá wà lábẹ́bẹ́ irú hálà olóléwà irú ṣe sí olóléwà condition méjì ni nígbà tó lọ bá ní pé zina haram ni èyàn tó bá ṣe kódà Ọlọ́run ni ẹja ọlẹ́gbá ni ẹfún ọlẹ́gbá 100 ọkùnrin àtobìnrin tí ó bá tí tí wọ́n kí ń ṣe abilékọ èyàn tó bá ti lọ́kọ tẹ́lẹ̀ àbí ẹ̀ tó ti níyàwó tẹ́lẹ̀ ẹ̀lẹ̀ kò páwọn ni àbúrọ́jù ni wọ́n pè òfin ọlọ́ọ̀bá ni ẹ̀ òfin yíò wá dé òfin yíò wá ní ká no no no no freedom of right freedom of kìníkà ni o lè gbíyàn lọ sí kìníkà pé lágbàjá sí ìdínà wọ́n ni ẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ freedom of right ni fundamental human right ẹni democratic right ẹni subhanallah in tọ́lọ̀bá sí ní haram àwọn kan tọ́lọ̀bá mọ́ torí ẹ̀ pàrọ̀ lè gẹ̀rẹ́ ike ó kàn sílẹ̀ lásán ọlọ́sì pàgbogbo rẹ̀ tẹ́yẹn lesbianism ẹ wo kínákì homosexualism tó ti wá ń dìkẹ́ tó ti ń gbáyé lọ tẹ̀bíhùn fẹ́yẹ̀ tí ó bá mọ́ símbọ̀lù homosexualism lgbtq àbí kí náà ń pè rainbow color ni wọ́lá ìkàtà lónìí wàláhì mo tún ráyẹ̀ tàbí ti wọ́n aṣọ rainbow yẹ̀ báyìí nítorí gbogbo nǹkan lọ́dọ̀ wa Nàìjíríà bí àìmọ̀kan bí àwọn dọ̀tí rọ̀tẹ̀rọ̀tì táwọn olúmi bá dánù ẹkà mọ́ kó bọ̀ wá Nàìjíríà àwọn yóò rainbow báwọn ti mọ́ra àwọn ìtàtí ti wọ́n gbogbo báyìí aṣọ homosexualism lesbianism nífà a sọ pé ọkùnrin àtọkùnrin kamaláwọn súnmọ́ra wọn obìnrin àtobìnrin same gender transgender kíníkà gender kamaláwọn ipé ẹyìn kíníkà wọ́n lọ wà natural ó ṣe kíníkà ní kíníkà love is love ìtàtún sọ ní ẹ̀sìn ẹ̀ love is love ìfẹ́ ìfẹ́ ni mi bá fẹ́ràn ọkùnrin ìfẹ́ ni mi bá fẹ́ràn obìnrin ìfẹ́ ni àwọn nǹkan sọmọ pé ó dá fire is fire bẹ́ẹ̀ ni jahannam is jahannam ìtọ́lọ̀ bá pa àwọn ìjọ lúùtù parẹ́ torí ẹ̀ ọlọ́ ah ẹ̀ṣẹ̀ tó lágbára ó worst ju zina lọ ó worst ju zina lọ rọ̀tìrọ̀tì ẹ̀ tó ti fẹ́ dé báyìí kò tún ní pẹ́ báyìí yóò tún di nǹkan tí ó tún gbalẹ̀ tẹ́yẹnyẹ tẹ́tù gbogbo ah láwùjọ gan ẹ mọ́ wọ́n surprise tẹbárí táwọn ọkùnrin tán fọ́ ọkọ̀ra wọn lọ́rùn tán dì mọ́ra wọn káàkiri tán jẹ́ ti ara wọn lérí títì àtóbìnrin àtóbìnrin ní kẹta ti ń ṣe wọ́láyìn tó tún wá ń fún ìjù ní pé àtúnwárà ìlú mìí tán pẹ̀lú àwọn ní mùsùlùmí àwọn liberal muslim àwọn muslim pé don't condemn anybody ẹ sáà fi wọ́n lẹ́ẹ̀ Ah, kíní kan ẹfí wọn lẹ́ ah, ọlọ́run ráwà nẹ́bí ọlọ́ba kan mọ̀ fáwọn èèyàn lẹ̀ tẹ́kọ́nà fẹ́ fi wálẹ̀ ni wàláhì kò ní rújìṣẹ́ kankan tọ́lọ̀bá fẹ́ fi wálẹ̀ ni kò ní rán nẹ́bí bọ́lọ̀ fi wálẹ̀ ni kò ní sọ kùránì kalẹ̀ kùránì mọ́ sọ fún pé lè ṣe ilé ìmọ́sí ọlọ́run ò fi Ni náà nìyẹn so ẹ̀tọ́ ni fáwọn tọba ń ṣàlàyé ẹ̀sì fáwọn èèyàn kí wọ́n máa ṣàlàyé fáwọn èèyàn so ètò bá wà níwá bí òfin tó ṣe pé ó gbolè ó gbọ̀lẹ̀ ó gbajá ó gbẹran oníkálùkù máa ṣe tó bá ti wú ẹ̀hẹ́n àkọ́kọ́ ni pé an yuti'uhum fi dhalika ma ilmihim bi tabdilihim li hukmillah ó ní kí wọ́n máa wá tẹ̀lé ogun òfin yẹn tó sì mọ̀ pófin yíò wallahi ó ti change òfin Ọlọ́run Ọba náà ké àájọ́ wọ́n bẹ́ ní wa mọ̀ pófin yìí eh òfin wọ́n bá wọn fọ́lọ̀ òkìní ìwọ́n náà níbi nínú òfin yìí in tọ́lọ̀ bá ṣe ní halal yóò ní under democracy you can, you know, you can have boyfriend and girlfriend tọ́lọ̀ den sọ Qur'an pé wala mutakhidhin al akdan al-akhdan pé gati eh, ma mu bi boyfriend kí mu bi mú bí ọ̀rẹ́ ọ̀rẹ́ mi lóbìnrin kí ni túnmọ̀ rẹ̀ lóbìnrin ó túnmọ̀ gbọ́ ṣúgá mami eh, kí ní ka man friend ah mo fẹ́ sáré do man friend mi ni ó tó wá di pé ń ta fi ń ṣayé obìnrin tí ó bá ti ní man friend kò tí gbádùn báyìí kò tí kò tí jántà kò tí já kò tí mọ́ bó ṣe ń lọ ní táwọn ọkùnrin náà tó náà bá ti lọ mọ̀kẹ́ tí lọ ń ká mọ́kànnà yàtọ̀ sí ìyàwó kò tí kò big boy irúgbò láfẹ́ báyé gbò láfẹ́ bàdé báyìí ní ìsinmá yìí ìwọ tí wọ́n náà ah ṣe bí democracy ló tún wálẹ̀ ìwọ náà wá ah <laughs> wallahi hálà tó lágbára ni o bá ní tó sì mẹ́kọ̀ ọlọ́ọ̀bá ló ti ṣe ní haramu ilé nǹkan kúfúrù ní mukhrijun min al-millah wallahi iṣẹ́ kèfèrí ni tó gbìyàn jáde kò nínú ẹ̀sìn al-islam alhálàtù thaniya ẹlẹ́ẹ̀kejì ni an yuti'uhum fi dhalika ma'a i'tiqadihim tahrima ma harramallah èyàn tó náà tẹ̀lé wọn àmúnà mẹ́ pé owó ah, ní haram ìtọ́lọ̀bá ní halal ní wọ́n ní haram ní kò sí wà láàmẹ́ walakin ta'atuhum kanat min hawa wa isyan àmọ́ torí zina títí bẹ́lọ́kà tí ẹ̀nà tẹ́lẹ̀ náà òun náà fẹ́ wulẹ̀ sí zina tẹ́lẹ̀ náà ni òun náà kí ó dá àmọ́ wọ́n ti wá ní pé a tún lè ṣe àwọ́ ah, alẹ́ṣẹ́ náà àwọn ìjọba látara ìṣẹ́ lọ́ọ̀bá tí wọ́n ti fẹ́ ṣe tẹ́lẹ̀ náà kìí sí gbogbo pó dá tí ó àwọn kùfùrù ìyá ti rẹ̀ ó ma níṣe pẹ̀lú pé kíyẹn gbà lọ́kàrà ẹ̀ ó láwọn kàmí tẹ́ pé kò sí pé mọ gbà bí ó gbà bí ẹ̀ tó lọ forí kẹlẹ̀ fún sàngóbà ilé ó pí ọ ni Islam lókùnbà tó bá gbà nínú ọkàn Hmm? and then àti pé o ti ẹgbà ní àti pé o gbà ní olúwẹ́ kí èyàn gbé orí lọ sí ní ibẹ̀ so wọ́n ní pé so irú ilé nǹkan ibẹ̀ náà àti àlàyé tẹ́lẹ̀ náà onáà pè ní ṣírkù tọ́wà kí ẹ kàmà so qala islam rahimahullah wa mata taraka alimu ma alimahu min kitabillah ṣe gbogbo ìgbà tí onímímọ̀ tó bá ti fi tó mọ̀ in tí wọ́n náà mọ̀yàn tí wọ́n náà ti kà nínú Qur'an tó ti gbọ́ nínú tó ti kà nínú ahadith ó wá fílẹ̀ wà súnnà ti rasulihi sallallahu alaihi wasallam in tí wọ́n náà mọ̀ nínú súnnà ó fílẹ̀ wà tabi'a hukmal hakimul muhalif li hukmillah ìwọ́n náà wá ń tẹ̀lé òfin èyàn tó ń dájọ́ pẹ̀lú tó takò Ọlọ́run Ọba àti annabi rẹ̀ sallallahu alaihi wasallam kana murtaddan kafiron bàbá ní Ibn Taymiyyah rahimahullah kèfèrí lílé èyàn tó ti kó nínú Islam ni yastahiqqu al fi dunya wal akhirah onítọ̀hún ní bùkátà sí kíyàn fi ìyà jẹ láyé tagbara bá ń bẹ yóò dẹ̀ lẹ́tọ̀ sí ìyà ní yawmal qiyamah ìtorí ẹni ọlọ́fin sọ ní Kùránì pé alif lam mim sad kitabun unzila ilayka ọlọ́run ní tíra yìí tíra tààsọ̀ kalẹ̀ fún wọn ni fala yakum fi sadrika harajun minhu má kí kọnu kọ́ kankan wà nínú ọkàn lórí tíra yìí má kí ó wá rí àyà kankan wá ní ah o mi fẹ́ tẹ̀lé ayà yìí rárá o a lè tún lè rọ̀bí yìí wà zíkìrọ̀ lil mu'minin tíra yìí a fẹ́ jẹ́ kó ma fi kílọ̀ fáwọn yẹni kó ma jẹ́ bí ẹ̀rẹ́ ti fún àwọn olùgbàgbọ́ òdodo ittabi'u ma unzila ilayka min rabbikum ẹ tẹ̀lé tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ fún nínú tíra ni wa la tattabi'u min dunihi awliya àwọn ẹwòlí àwọn tán kìí àbáwọn nǹkan míì dẹ́yìn ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ àwọn awliya wọ́n kí ní àwòlìyà tí wọ́n mọ̀ mú nǹkan míwá tí wọ́n mọ̀ dẹ̀sìn rú ẹ má tẹ̀lé wọn o qalilan ma tadhkurun díẹ̀ ni nǹkan tí ẹni nínú ma ayẹ́ ìta fi kẹ́yìn tásọ ikú dọ̀la insha Allah òun náà ni pé baban walau duriba wa hubisa wa udhiya bi anwa'il adha la yada'i ma wàtẹ́bà ọmọdérí kánà mustahiqqan li adhabillahi bal alayhi an yasbir wọ́n ni èyàn tó bá wá jẹ́ onímímọ̀ tó jáfà lóhun tí ẹ̀ tó hun tí ẹ̀ tó mọ̀ páwọn èyàn pọ̀ tí wọ́n tẹ̀lé tó ń bá sọ tán bá wá fọ́ọ̀sẹ̀ láti tẹ̀lé òfin mílẹ̀ yọ̀ lọ́ba kódà kan fìyà jẹ kan fi sẹ́wọ̀n kan lù ẹni yìí in tó yẹ kó ṣe ní kó yẹ kó ṣe sùúrù kò yẹ kó ń tẹ̀lé wọn because wọn bá lè tẹ̀lé wọn yóò kó bá wọn tí wọ́n jẹ́ aláìmọ̀ kan wọ́n ni ṣe bá wọn àfáà náà ń ṣe yẹn kódà yìí ń tẹ́ okay democracy tẹ́ ń sọ yìí gan àwọn àfáà gan ni a lọ vote kí a lè wá ń sọ gẹ̀nẹ́ ṣe ń gbé báyìí because ìwọ tó jáfà ń tẹ́ kí ẹkùn mọ́ jí kúyà wẹ̀ píyà ibi tí bàtà ti ń tàwà lẹ́sẹ̀ léléyìí o ibi tí bàtà ti ń ṣe wá léléyìí o ìwọ gangan fún ààrẹ ló tún wà níwájú à ni bá ẹkẹ́ ní ṣe sùúrù kúrà kan mọ́ fìyà jẹ wá wallahi sallallahu alaihi wasallam ìyá Ammar bin Yasir ṣe bọ́n pa ni wọ́n ní obìnrin àkọ́kọ́ tó kọ́kú Abu Jahri ló pa nígbàtí islam ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ó dúró olóhun òun wà lórí islam ni abuja Jahl dẹ̀ gún ní spear nínú anẹ́bí ọmọ kọjá lọ anẹ́bí ọmọ kọjá tó wọ́n fi ìyà jẹ wọ́n ìyà tó lágbára bàbá Ammar bin àti bàbá rẹ̀ àti ìyá àtọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà jọ Bilal wọ́n fi ìyà jẹ àwọn wọ́n pọ̀ gọ́mà ní Makkah tó fi ìyà jẹ gbà ni pé isbir ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àsìkò ń bọ̀ in tí ó mọ̀ sọ fáwọn yẹ̀kẹ́ pọ́mọ̀ fáwọn yẹ̀ ní shortcut ẹjẹ́ lọ dárú ní àlóòtọ̀ àwọn náà kéwú àmọ́ àlémọ̀ wòrán kára àwọn tí ọlọ́run ní kí wọ́n wà ní àkìkápà rẹ̀ ìjọ nǹkan wọn ní tó ẹkọ́ kọmọ lóòtọ́ azin ìjọ ń sàlàyé àwọn nǹkan tí ó yé wọn tí yóò jẹ káwọn náà lè bá mọ̀ ipé ah in tó ẹka ṣe lélé ìtọ́lọ̀ òfin sàánúwà gbogbo à ń fẹ̀yẹ̀ mọ́ṣàwọn yẹn ṣeré lórí rédíò à ń bọ́ sórí kìníkan à ń kàn fi mọ́ṣàwọn yẹn ṣeré ìyà ń jẹwa ìyà ń jẹ́ràlú wọ́láhìlótọ́ ni ìyà ń jẹwa kò sí wàlá pẹ̀lú ẹ̀ bọ́ wọ́lá ìtàbá ní ká kọ̀mpí àhálùwá sí àwọn àhálù mi ah àmọ̀ pé yàwó jẹba ìṣẹ́rí èyàn tó bá mọ́ ń kà nípa àwọn news wẹ́yà tẹbá kà nípa àwọn bí Saudi north eh, East Africa lọ́wọ́ sàlẹ̀ ọ̀dọ̀ wọ́n bí ah kódà ní West Africa wọ́n bí tí ẹ̀ bá káwọn lúmi ah ó mọ̀ òkè kí ló dé ah ní àwàlá ìrútà wáyé àwọn gbádùn a ma ń gbọ́lù tọ́ pé wọ́n kidnap àwọn èèyàn as in on a normal day a ṣe lè ní 10 o'clock níta náà ó láwọn lúwẹ̀ tó bá di 6 níta ó lọ nìyẹn o ẹ̀dá kò jẹ́ ká dúpẹ́ rẹ̀ ọlọ́wọ́ la in shakartum la azidannakum kama pe díẹ̀ tọ́lọ́wọ́ fi ṣẹ́rí díẹ̀ ta ní tó ta bá dúpẹ́ rẹ̀ ta dúpẹ́ in kafartum tẹ́ bá ṣe kèfèrí tẹ́ ṣàìmórí ẹ̀ dúpẹ́ lè tó ọlọ́wọ́ yìí ẹ tún complain tó ìyàwó mọ̀ lé sí ni láti máa sọ pé yí ẹ̀ta wà yìí wàláyé àlefíò 2010 àlefíò 2005 ìmẹ́ àtàwọn bọ́dà kẹsí sọ́rọ̀ lánàá pé ìgbà kàmọ̀lé kó wà ní 65 naira fa so ìgbà náà yọ́ complain because wá láti 20 naira ó bọ́ sí 65 naira bí i time Ọbásanjọ́ gbogbo àwọn pé àà ah, epo tí wọ́n kí níkan wàláyé ìgbà ìtàkì bí adúpẹ́ ní pé ẹwò 65 naira sáà ló wà ẹjà mọ̀ ẹsàdì adúpẹ́ fọ́lọ́wọ́ bá a sì ní rí gàrí mú ẹwọ gbà yẹn sẹfẹ́ kọ̀mpí ẹkọ́nọ́mì gbà ẹ̀dìsìn but kèfèrí làwọn yẹn fi ń pàdé rẹ̀ bí kí ní ẹ̀ṣẹ́ ń wá bọ́lọ̀ sí fi ń dánwà àwọn yóò fi submission pàdé rẹ̀ iṣẹ́ kèfèrí la fi ń pàdé rẹ̀ ìtakò ní kí ní yóò tún wá lé sí ní ìṣẹ́gbẹ̀ bí ó ti di 190 báyìí kódà èmi ò ṣe ìsìnbà àdùkú ìpàdà because the more bàbá ṣe ń ya bá ṣe ń fẹ́ ká mọ́ dúpẹ́ pé tọ́ change ara wa ẹ dákun ẹyọmọ̀ ya wa Islam ó wa èyí tàbí kẹ́yìn wa àwọn ọmọ wa wallahi dákun já mójútó ọmọ ẹ̀tì ẹ̀lórí àwọn fóònù stan múdání ṣe pí ẹgbọ̀n ló ti ní access fóònù wọ́n sí in such a way that kódà kò sí bó ṣe ṣe tọ́mọ̀ rí ní access fóònù báyìí kò sí wallahi ni fáyìn last time ti pé kan lọ search ní Google ni àwọn ilé tó ṣe pé aburú gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn àti exposed sáwọn aburú tó lágbára aburú tó ṣe pé big fún láàkáyì ọmọdé ẹlẹ́kẹ̀ẹ́ jẹ́ ká mójútó àwọn ọmọ wa sórí ọmọ ìkẹrẹ wá ní kìníkẹ ní ojú ẹ̀ báyìí o lè mọ́mọ̀ pé ìṣàbúrú báyìí wọ́lá ọmọ ìkẹrẹ sì wọlé yóò sì sójú pọ́n yóò sì lọ́jọ́ kó ah, ọmọ yìí gentle ẹjí ká mọ́bítà ọmọ wá ń lọ ah, àwọn náà ń bá rìn wọ́lá òbí lọ woman school tó lọ school ibi tí ń lọ tó ní jẹ́ ọmọ wọ́n sì yọ lọ ó lọ mọ̀ wó báyìí pé àwọn ah, kí ló ń ṣe wọ́lá ní tábà mọ́ bó ṣe lágbára tó because àwọn ọmọ yìí àwọn èrò rí <laughs> tó léwu gan tó lágbára gan ó ń lọ káàkiri láwọn òrùn tó pé wàlá ìpínlẹ̀ rẹ̀ kúfùrù ní tó pé wàlá ìpínlẹ̀ rẹ̀ kúfùrù ní àwọn òrùn tó pé kò ń jẹ́ kó gbádùn àwọn ọmọ tó bí yẹ gẹ́gẹ́ ah, eh, ah, ah, online tó ṣe easy ó ti wà lára ọ̀tọ́ wa ẹ̀dàkùnrin ma tí ó tètè àti kékeré káfẹ́sìn káfẹ́ jẹ́ kò sígbàtà níwà expose sí ó forever but fún wọn ní instrument fún wọn weapons wọ́bùlẹ̀ proof fún wọn bulletproof ẹ̀sìn lọ́wọ́ fún wọn so tó máa ti ráwọn kí ní wọ́n sọ pé eléyòdá eh, eléyòdá ọkàn mi ọkàn rẹ̀ ó kọ straight ni àmọ́ta bá kọ́ wọn kó máa dìkọ́ ọmọ wa wọ́n padà wá jẹ́ àwọn olórí àwọn aburú lọ́la àbí Allah subhanahu wa ta'ala kó dákò kó sọ ẹnìkọ̀ kan wá kó níbi àwọn aburú tó ń fò káàkiri ní orílẹ̀ ayé kó jẹ́ ká kú lórí dáadáa kádẹ̀ pàdé ọlọ́wọ́ bá Muhammad sallallahu alaihi wasallam ká bá wọnú aljanna hada wa sallallahu alaihi wasallam ala Muhammadin sallallahu alaihi wasallam وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته